الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوفوا الله سبحانه وتعالى أترى لكم كياتي جفوان نبوى محمد صلى الله عليه وآله وسلم ibitiyarina ni annakido rabia ìkẹlẹ̀ kẹrin nínú kan tí ó mọ́ ń ba ìsìn islam yẹ jẹ́ òun náà ni alhukum bi ghayri ma anzala Allah ìmá ṣe ìdájọ́ pẹ̀lú àwọn nǹkan tó yapa sí nǹkan tí Ọlọ́run bá sọ kalẹ̀ ní àná adẹ̀mẹ́nu bá àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mọ̀kọ́dímọ̀ sí ọ̀rọ̀ yìí a ní pé ìmá lu àwọn òfin tó yapa sí òfin Islam gẹ́gẹ́ bí adẹmokratíyà ni gẹ́gẹ́ bí democracy ni bí capitalism ni socialism ni secularism ni liberalism ni marxism ni leninism ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin àgbélẹ̀rọ àwọn ahkam alwada'iyya àwọn òfin táwọn kan hun tákàn hun jọ

وأنه يجوز أن يحكم بشريعة ويجوز أن يحكم بالقوانين ó gbà pé a lè lo ṣeríà a sì lè lo àwọn òfin àgbélẹ̀rọ iná òun ni wà pàmísíbù kódà kò bá gbà pé ìsìlámù dá jùlọ bó sàgbà kó wà pàmísíbù wà yẹ kúlù maksudu hìlù nìzàá kwanye in tó kàwà ní pé kásà ti ma parí gbogbo wàhálà gbogbo awọ wà hádà ya bil qawanin wà ya sùlù bil ṣeríà fal'amuru mutasawin kí wà ní pé ṣẹ̀ríà náà òfin tí ṣẹ̀ríà mọ́ tẹbá ní kẹwọ́ náà democracy náà láwọn òfin mìíràn tó tẹ́ tó dájú Islam tó dájú Islam náà àbí tí méjèèjì tí ẹ̀jẹ́ dédé ilé nkọwò Sheikh Salih Fawzan ní subhanallah àmìmọ̀lọ́wọ́ taj'alu hukma at-taghut mithla hukmi Allah ó ń fi àhádì ìbádàtùlá ìbádàtùlá ìmá lú òfin ọlọ́wọ́ bá ìjọsìn fún ọlọ́wọ́ bá ní lẹ́sàlù kọ́sùdù mínú fákọ̀tẹ̀ hìlù nìzá kí n ṣe pé akàfẹ́ parí ìjà lásán àbí ẹn ṣebí tí kàbáyà ti ń ṣẹlẹ̀ káṣà ti ma lófin tá ma fi parí ẹni rárá ìjọsìn fún ọlọ́wọ́ ọba ni alkọ́sùdù mínú ìbádà bí takimi ìmọ̀ olùfin ọlọ́run ọba ìjọsìn ni ìmọ̀ wá òfin bò mí tó yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹbọ ni ṣírkùn fi tọ́ à ní lọ́lọ́fin sọ́nà Kùránì pé amláhùn ṣọ̀rọ̀káú ṣàrọ̀rìn láhùn minadín ma lam ya'dhan bihi Allah ǹjẹ́ wọ́n àwọn tó ti mú gẹ́gẹ́ bí ọlọ́run mí dẹ́yìn ọlọ́run ọba tí wọ́n wá ń ṣe lófin fún wọn ní ẹ̀sìn ìtọ́lọ̀ ọba òsí ọlọ́run tó ní wa in ata'tumuhum innakum la bá òbé wọn wọ́n gbófin kalẹ̀ tó yàtọ̀ sófin ọlọ́ọ̀bá tẹ́ bá lè gbàkófin walmasih ibn maryam ọlọ́ ni wọ́n mú àwọn pastors wọn àti àwọn church fathers wọn àtàwọn reverend wọn àtàwọn priest àwọn sadducees wọn ọlọ́ ni wọ́n mú wọn ní àrùbábá jámù ọ̀rọ̀bù so wọ́n fún wọn ní rububiyya ọlọ́ ni fọ́mú Ìsá náà lọ́lọ́ ní Allah ni Adi ibin Hatim ẹnjẹ́ mọ́kúnlẹ̀ náà na gbàtọ́gbàkí ọlọ́run ní pé ẹ ti mú àwọn àfá ilé ìjọsìn ẹ ti mú wọn lọ́lọ́run kéèkèé ni àyíṣìn wọn àdẹ́gbà ní pé òkè wá tọ́lọ̀n bá ní àrámù kìníkan táwọn àfá ìbá pè ní aláàlé fún yí ẹ mọ́ ń gbà pálàdì àbẹ́ tọ́lọ̀ bá ní aláàlì ní kíní kan táwọn afẹ́ bá ní haramu ni ẹmọ́n tẹ̀lé abẹ́ tẹ̀lé bẹ́ alótọ̀lá mọ́n tẹ̀lé Ànábì ní fàádi ìbádá tuhu ìbádà náà ní tán pè ní jọsìn ní nítorí ẹ̀tọ́ Ọlọ́run ni kápẹ̀ kan ní aláàlì kápẹ̀ kan ní haramu ní ìsinmi ìlábẹ̀ constitution ọtí owó ilé sí haram tẹ́tẹ́ sí haram náírà bẹ̀tẹ́ sí haram ó pọ̀ bá ń ìtìlátò ẹsẹ̀ haram kóbìnrin jáde owó ẹsẹ̀ haram ẹ́ tó bá wo obìnrin obìnrin lè lọ́kọ mẹ́ta kẹsẹ̀ haram kí ó yẹ̀lú àkáyìnbọ̀dì sí bí freedom ni ọkùnrin lè máa yàrí olé láwọn alé kòkù kìí ṣe haram lábẹ́ òfin o haram o haram ni gbogbo tàn kalẹ̀ yí nǹkan haramu ní gbogbo nínú ẹ̀sìn Islam òfin kan wá dé ó wá pà ní ti èyí pé kò sí tó ṣe tó bá sàjẹ́ consent zina consent ni àjọ agree ni mutual agreement ni ẹ́ kódà bó lọlé aṣẹ́wó bó bá san wọn pé wọ́n lè gbé ọlọ́kọ́tù wọ́n wà registered under the government so òfin ẹ̀ ń kọ́ kò wá sí iyèméjì pé irú òfin báyìí ń kọ́ òfin àgbélẹ̀ ọ̀rọ̀ tó wá takò òfin tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala fa hadha kufrun azza wa jal ìṣe kìfèrí pẹ̀lú ọlọ́run ìdí ni wípé òfin yìí ń kọ́ ìṣòfin ọlọ́run nìkan ló ní ẹ̀tọ́ rẹ̀ òun náà ní àtàtí kalẹ̀kalẹ̀ yìí ọlọ́run wọ́n mú àwọn àwọn ilé tẹ̀ ní àwọn àfá àwọn tẹ̀lá wọ́n mú ní ọlọ́run tán jọ́sẹ̀ fún ìjọ́ táfà rẹ̀ bá ti sọ fún pé sórí ìzìnà òsìn aláàlì ni ó ti sọ àfáàndọ̀ lọ́n tó bá lè tẹ̀lé bẹ́ ah bàtà fàtíwá lóòtọ́ mo sọ pé kí n sọ lọ́run pé ń ṣe aláàlì lóòtọ́ àmá fàtíwá ní aláàlì ní tọ́ a ṣe tàfà bá ti ní a ṣe náà ni a o ti mú àfáwọn náà lọ́lọ́run náà ti di tọ̀gútù wa subhanahu amma yushrikun mímọ́ ọlọ́run kúrò níbi gbogbo tí wọ́n fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa so adẹ̀sàlá ìlànà náà bí àwọn òfin yí bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ jẹyọ wọ̀wọ̀n ló àwọn mùsùlùmí Europe ní secularism fọ́sùlù dín àni dẹ́wùlà káyọ ìṣètò ìjọba ìlú ìṣètò ìjọba ìlú kò ní káyọ ẹ̀sìn kò níbi ìṣètò ìjọba ìlú ká ní ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀nìlú ẹ̀sìn orígun mẹ́rin ní mọ́sálásí orígun mẹ́rin church nìkan ló wà bá ṣe wá tó lú ti wá ọlọ́nkọ́ ní sọ fáwà bẹ́ ọlọ́nkọ́ ní sọ wa so kí náà gbé àwa lájòkó láwá wípé gbogbo tọ́lọ̀ tí ẹ̀ ní àrámù ní ẹkọ́kọ́ jù sẹ́gbẹ́ kan náà ẹ̀yẹ́ káwà wá jòkó náà sáàrámù gan kílé ni nínú òfin tí wá ó kèsì àrámù wọ́n ni fasamahu shirikan ọlọ́run bá pè lẹ́bọ̀ ní Qur'an anábì lẹ́bọ̀ ní anábì sọ fún àdí káàdì tó gba Islam ipe ẹ̀yìn ṣẹbọ náà ni torí in tó jẹ́ tọ́lọ́run lẹ́tí adẹ́sàdá ipé ẹbọ òdìgbà tó bá gbé ẹbọ sóríta mẹ́ta in tó bá jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tó bá ti فالذي يسوي بين حكم الله وحكم الطاغوت èyàn tó bá ń ṣe dédé tó ń fi dédé tó ń ṣe dédé láàrin òfin ọlọ́run àtòfin tọ̀ọ̀gùtù àrẹsà ilẹ́lànà kí mẹ́rin àwọn ẹ̀kọ́ sí ẹnìkan gbà pé òfin ọlọ́run kò dá tó fi àwọn tọ̀ọ̀gùtù yìí Islam òfin ẹwà barbaric ó ti inhuman barbaric backward òfin ẹga àwọn òfin dogmatic following of the Quran and Sunnah ẹga ló ń jẹ́ ká mọ̀ backward a ní ká modernize ká modernize kí ní ká túnṣe so ń gbà bẹ́ ń gbà pàwọn òfin tẹ́sẹ̀ ń ó dá ó dẹ̀ básìkò imú ẹ̀sì Islam ní básìkò imú ilé ń kọ́ kìfì ilé yìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ń gbà pé òfin Islam ó dá àmófin ilé iná dá méjèèjì ẹgbẹ́ ni wọ́n ọjọ́ dá ní kúfù òfin Islam ń dá ju òfin àmọ́ a lè lù kéjì ẹ̀nà kúfùrù náà torí ògúdọ̀ gbà pa a lè pàmítì tọ́lọ̀bá harama èyí tọ́lọ̀bá ní ògbà ẹnìkan wá ló dá tó bá lè gbà pé lóòtọ́ ní tẹ̀lẹ̀ ẹ̀sọ kúfùrù ẹ̀kú sí ẹlẹ́ẹ̀kẹrin ń gbà pé òfin Islam ló dá olú ẹ̀kámọ̀lù kò ẹ̀kámọ̀lù òfin mi àmú wá ń lo òfin mi látara ìfẹ́ ẹnu àbí látara rọ́ṣù àbúyá ń rí àwọn nǹkan kẹ̀kan bẹ́ nínú àwọn àdùn ayé ilé ìkọwò ẹlẹ́ṣẹ̀ ni òun náà pè ní kúfúrún dúnà kúfúrún òun ò ní jáde kó nínú ẹ̀sẹ̀ Islam ẹlẹ́ṣẹ̀ ló ń tẹ́ nítorí òun ò pàmítì tọ́lọ̀wò bà ọdọ́ yìí ṣe àmọ́ kò pàmítì ẹ́ ìfọ́súwẹ́wẹ́ tán àfáà sí ni ẹ̀ ni ò fi ní kó sí ìròrí àwọn Khawarij tí bẹ̀rẹ̀ sí ọ̀pẹ̀ àwọn túrò yẹ kí wọ́n yẹ ń pín kéfèrí yẹn pọ̀ wọ́n ní kéfèrí so èyí tó bá gbà bẹ́ẹ̀ wọ́n ní kullu hukmin wọ́n ní wà tọ̀gútù al-murad bihi in tán pẹ̀ tọ̀gútù hukmin ghayru hukmillah gbogbo ìṣèjọba gbogbo ìdájọ́ tó bá ti yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run Ọba sàwáùn àwá ìdìlbádíà kò bá jáwọn àádá àwọn aránúgbó pípà nílùú tiwa ní tó Islam awe aw andimatul kuffar àbáwọn ìṣètò àwọn ìṣètò ìlú táwọn kèfèrí tí wọ́n gbé kalẹ̀ bí marxism leninism àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ aw qawanin alferans awil ingilis àbáwọn òfin french àbí england tẹ́gbẹ́ england bẹ̀rẹ̀ náà ti jòkó láàmẹ́ríkà àbí márùn-ún kanáà jòkó náà wọ́n pé this is the constitution you want to be using ẹ̀yin wá àdọ́pti rẹ̀ kùránì tí ẹ jù bẹ́yìnà kínábì wàrọ́ àdúróhìkùn ẹlẹ́ kùránì dànù ó di pé àwọn mùsùlùmí mọ̀ sọ̀rọ̀ nípa bá sẹ̀sẹ̀ nǹkan kùránì ò lẹ́nu bẹ̀mọ́ àti àdíta nẹ́bí ò lẹ́nu bẹ̀mọ́ àwọn táwọn lord lugadi kíníkan gbé kalẹ̀ àwọn kún kíníkan àwọn fàdọ́là òfin wọn lórí òfin ọlọ́wọ́ bá tó ànẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam ah, tó léwu ní wallahi

èyí tó bá gbà pé àtòfin ọlọ́run àtòfin èèyàn tán hún dédé ni wọ́n kèfèrí ìwẹ̀ níbẹ̀ wà ashaddu minhu man yaqul èyí tó tún wá worst jù ní kí ẹmọ sọ pé innal hukma bi ghayri ma anzala Allah ahsanu minal hukmi bima anzala sẹ́yìn orí pé nínú àwọn nǹkan tó ń jẹ́ kí nǹkan ma bàjẹ́ sí láwùjọ wa o ní wípé òfin ìṣèjọba tá fi ń ṣòfin gan kìí ṣe tó lè tún nǹkan sí tí ma ń bà kẹjẹ lọ ní ọlọ́nsọ́ Qur'an wà fìlìkì sọ́ọ̀sì ya ulil albab ibi àwọn kìsọ́ọ̀s àwọn òfin tọ́lọ̀ gbé kalẹ̀ ibẹ̀ gẹ́gẹ́ nìsẹ̀ ní bẹ̀mẹ̀ fún wa ṣẹ́gẹ́ àwọn òfin ẹlẹ́mọ́ wípé kíní ẹ̀yìn nìkan àwọn gọ́ọ̀bọ̀ kíní ò sí dá president kíní ò sí dá wọ́n ní sí because nínú òfin èèyàn ó ní ìbítẹ́lẹ̀ sẹ́má àwọn èèyàn gangan náà rúlù ẹwọ́gbé ìtawà ń lò government of the people by the people for the people ni èèyàn náà ni ó ṣòfin èèyàn ni ó apply òfin èèyàn tí ó bá tẹ̀lé òfin èèyàn náà ni ó mú kí á dá so ní ìsinmi ẹ̀kọ́ ó ti wọ́wọ́ mọ̀kọ́ yàdù kò lúrù ti pọ̀ jù and then àwọn restrictions kódà èyàn tó bá jẹ́ president gan kò fẹ́jọ fi go ahead because ó ní tó lè pàṣẹ ma kì í sí àwọn olórí gbà ní àwọn olórí musulmi gbà wọn ṣe ìkanú àwọn olórí musulmi káyí bí Harun al oníwà pàṣẹ àwọn kan ní kí èmi ní house àṣẹ tó pa ẹ àwọn ògbáwọlé gbogbo yín ikú gbogbo yín bá lọ ẹ gbogbo yóò bá lọ ni nígbàtẹ́sì fi jẹ́sì tí pé fi ọlọ́ọ̀bá ní wọ́n lò èyí tó bá ti jẹ́ wà líyò l'amúrí tó bá ti jẹ́ aláṣẹ mùsùlùmí ẹgbọ́dọ̀ obìnrin níbi tí ó bá ti takùtọ̀ ọlọ́ọ̀bá tàn nẹ́bí sallallahu alaihi wasallam nǹkan báyìí bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ náà ni yọ́ ni gbẹ́gbẹ́ ni kò ń ṣe pọ́ àmọ́ gbó lẹ́nu ó lè gbó lẹ́nu àmúfin ilé ìfà ìgbà ká gbó lórí lẹ́nu kódà òfin fà ìgbà ká jáde kálágbà àsílùnsọ òfin gba ká fi ká gbólórí lọ sí kọ́ọ̀tù bẹ islamu bá ìgbá nǹkan pọ̀ gan rírí sẹ́rí bá ṣe ṣètò yẹn báwo ìbó ṣe ṣètò kì ní ẹ̀ èèyàn ni wọ́n kò lè perfect àwọn hólàlù pọ̀ gan àwọn hólù pọ̀ gan a kàn máa bá wọn circumstances jà ní reality bó mọ̀ sẹ́lẹ̀ àdébí gẹ̀ẹ́sẹ̀ reality ló fi jẹ́ pé a lè fi àwọn òfin yìí a lè fi túbù sí kò pọ́sílù ó kò èyàn kan lálà ní tó bá gbogbo ya a lè fi òfin tẹ́gbẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí a lè fi tún ìlú sí wà láìwò kan tẹ́rà rẹ lásán kò sí ìlú tí ó tún sí wọ́n tó bá lọ́bẹ̀ òfin yóò tún wọ́n sí wọ́n bí òfin yẹ kalẹ̀ sọ́tí òdá yóò lè change wọ́n bó sì gbékalẹ̀ ní àwọn tẹ́lẹ̀ gbékalẹ̀ wọ́n mọ́ tán sí àwọn tẹ́lẹ̀ tẹ́jẹ́ pioneer democracy àwọn sáwọn kò fárí wá wù àwọn ìgbútọ́ tí wá jẹ́ ìlú democracy wọ́n wọ́n sọ́wọ́n dìbò bẹ̀ bí ẹranko wọ́n ti mọ̀ sọ president yẹ sọ́mọ̀ sọ pé and we are happy we are living in a democratic state nígbà ti dẹ́rẹ́ tẹ́ ti dẹ́rẹ́ kótán ìlú tẹ́ mọ̀ yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin mọ́ ibi tán ya ẹranko dé wọ́n sì mọ̀ kọkùnrin lè obìnrin lè mọ̀ tó bá pí obìnrin ní she tó bá ní à she is coming ó lè díẹ̀wọ̀n kí nìdí ó pè mí she tẹ́bí sọ́bìnrin kọ́ ni ó ní ó sì lè pè mí she i'm he ó lè ní i'm them i'm they ó lè ní i'm they kẹrin gbogbo kẹrin they they he you he her bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí bọ́sí gẹ́gẹ́ bí ẹranko ni ẹ ṣe bá wọn òfin àwọn táwọn ń lò fún wọn lélẹ̀ ẹwọ́ bí tán hẹ́ndì sí náà ẹ wo bí tí ayé wọn bàjẹ́ sí ọbọ́ sí ń bàjẹ́ ẹbọ́ sí ń sófù sí so òfin yẹn àwọn ilé ti kọ́kọ́ tó lẹ́gbàmù bá káàkiri òfin tẹ́ ń lò náà ló sọ ilé lérí búbá ìyàwó sí ẹ jẹ́ ká wá wò àwọn èèyàn wá gbọ́yé pé àṣẹ Kùrán constitution lójíkà ní kí ní yóò easy kíyàn jẹ́ gọ́ọ̀nà lábẹ́ democracy ó léjú kó jẹ́ gọ́ọ̀nà lábẹ́ islam lọ because islam ti islam kọ́kọ́ protect ẹ̀lẹ́ níbi tọ́pọ̀ nínú democracy ẹ̀lú bí o ní pé no ṣe bí ẹkí president yẹ ṣe bí ẹkọ́ tí a ń gẹ́ṣẹ́ mọ́lé ní ṣe bí ẹkọ́ ṣe bí ẹkọ́ yóò ti tani mọ́lé talibeti mọ́lé wọ́n fọwọ́ sí jú ele bàbá rẹ̀ fún ọ wọ́n jò yẹ pé wá àwọn alágbé ọsí mẹ́fà kọ́m kí ló ló ṣẹlẹ̀ ẹn ìgbà tó yẹ kí mo fún olówó kan sí ọ̀nà wọ́n wá sí ẹn kí ló ṣẹlẹ̀ lọ sí mímọ̀ sí náà ni ah, àwa là ń kàn tó democracy gbígbẹ́ tó bá ṣe jù mọ́ pass àwọn bílì kan ní house tó bá ti pass tó bá ti pọ̀ tó bá ti sọ̀bọ̀tẹ̀ báyìí pín mọ́ yọ́ kò lórí àgá ni bóò kó níbẹ̀ lágidi wọ́n fagidi yọ́ wọ́n fọmọgun yọ́ in reality òfin yóò ní tí ó ṣe another problem tó fi yẹ tó wá ní nínú òfin yìí náà ni wípé òfin yẹ wá ń sọ pé ọdún mẹ́rin mẹ́rin ibòmí bí ọdún mẹ́jọ mẹ́jọ àbí ibòmí ọdún márùn márùn ó lè lè mọ̀nà lórí ẹ̀sìn ní orí ibẹ̀ nínú òfin ẹ̀sìn èyí tó bá ti jólórí náà lólórí títí tí ó fi kú àbí tí ó lóhùn sí mọ́ sáà mọ́ disadvantage wà níbi òfin yẹn ó ní pé òfin yìí ó fún àwọn èèyàn ní tọ́mọ́rùn àti mọ́ wápò lórí òfin ẹ̀sìn ẹni ah, <laughs> ṣe ìsinmi royal family already tọ́wàkàdà tó bá ọba ọba sí wá fẹ́rẹ̀ ìwà ní ká ìyìn mú ọmọ mẹ́kọ́ jọba ìwọ mú fẹ́ mú àfá ìwọ ló jẹ khalifa lẹ́yìn mi tó ti náwá sí mi báyìí kò sẹ́dìbò tí ó bá jánù rú èmi náà ní jẹ khalifa ẹwọ kama ẹ̀ àmì nínú òfin ọmọ èèyàn tí ó tọ́ bá ti dìbò gbé ẹ̀kan wọlé ní àwọn tí wọ́n tako ti bẹ̀rẹ̀ sí ní mọ́ tako àwọn tí wọ́n takun yẹ ní ìsinmi ọ̀nà àti ìsàkùnrin tí wọ́n pọ̀ gan social media land sí pọ̀ lọ́kọ́kọ́ lọ create 500 Facebook pages 2000 WhatsApp pages 1000 Telegram page kí ní kan kí ní mọ̀ spread níbẹ̀ àwọn aburú ẹni ní mọ̀ spread níbẹ̀ nítorí democracy fàyè gba kí opposition party kó mọ̀ spread aburú against ruling party bẹ́ẹ̀ constitution fàyè gba ó wà constitutional ẹlìmọ̀ gbogbo àwọn búrúdó ẹgbẹ̀rẹ̀ spread but no ó ti lọ wá week in office ó yẹ ká ti máa káwọn lórí gínà àá nígbàtọ́ ti lọ 2 months ó yẹ kílù ti dá ẹgbẹ́ apc ò léṣẹ́ sẹ́gbẹ́ bdp ló léṣẹ́ sẹ́tìkí báyọ ẹwọ gbogbo àwọn tó wájẹ́ dáadáa wọ̀n ní spread nínú ẹ̀sìn islam sí ní in tí islam ní káàmọ̀ spread o ní káàmọ̀ spread dáadáa àgbọ́dọ̀ spread àbúrú nípa olórí nínú ẹ̀sìn islam bẹ́ẹ̀ kódà kó mọ àbúrú rẹ̀ ó spread gíbà ni káàmọ́ ráà táwọn sí báwọn ní wárọ̀ ẹ̀yìn mọ́ ṣe gíbà àwọn èèyàn ó sì ṣe gíbà olórí gíbà olórí worst ju gíbà èèyàn mìíràn torí tó bá ṣe gíbà olórí o fẹ́ gbogbo lúnù bó ṣe gíbà èèyàn kan ẹsẹ̀ ló dá tó so ẹwọ́ wo four years yẹn o èèyàn tó ti wà lórí àga ipò yóò mọ̀ sáré bó ṣe fẹ́ lo extra four years in tí ó sẹ́rí wọ́n tó ti wọlé ó ti pẹ̀pẹ̀ automatically àwọn èyàn ti bẹ̀rẹ̀ sí ní mọ́ oppose wọn because òun náà oppose èrò náà fi lébẹ̀ ẹ ti democracy báyìí ojú ẹsẹ̀ yẹn first year àwọn owó tó ẹka òyìn náà sínú ìlú wọn lẹ́nà sínú ìlú wọn because ó gbọ́dọ̀ mọ́ keep owó kalẹ̀ fún campaign next year but wọ́n fi lóbi ọdún méjì báyìí wọ́n sì bẹ̀rẹ̀ campaign mi campaign ti bẹ̀rẹ̀ no àwọn alalẹ́sẹ́ o alalẹ́sẹ́ o wọ́n a mọ̀ náà owó yẹ̀lọ síbi wọ́n ò ní náà owó yẹ̀lọ síbi mọ̀sánlì ìlú ẹ̀yìn lẹ̀lẹ̀ fà pẹ̀lú òfitẹ́ lò ẹ ti gbáyà bí Saudi ló wà <laughs> orílẹ̀-èdè èmì náà nípadà Saudi gbogbo ló Saudi Salman ló wà mẹ́ King Salman hafizahullahu ta'ala kọ́lọ̀kọ́ bá sọ olóbi dáadáa bókùn Muhammad bin Salman Muhammad bin Salman oní òjọba bókù mẹ́ so oníkálùkù kọ́kọ́ lọ sinmi náà ẹgbẹ́ wọn wà rí bí nára tán náwó sínú ìlú ẹwọ Saudi náà ẹwọ níbi ẹ̀sìn ẹwọ níbi ayé ìlú ẹ̀ báyìí kò sí ìlú gbogbo àwọn ìlú kódà àwọn European countries wọ́n lè Saudi báyìí bye bye bye in term of economic in term of development infrastructure ojojo lè new new things nínú ìlú ẹ̀ nílùú àmútúrú kìníkàlá ẹ̀pẹ́ àwọn tó bá jẹ́ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tó bá wá sí hajji àti olè rí wọ́n ti sàwọn bí wọ́n pè kí ní yáṣẹ́ kí ní bí mọ́sùgbà mọ́tò kéèkéé báyìí mọ́tò kéèkéé báyìí mọ́tò ẹ̀lú mọ̀ gbìyàn káàkiri everywhere wọ́n ti wá jẹ́ kí tọ̀wáfù tí wọ́n easy gan wọ́n ti bídà àwọn mọ̀tọ́ọ̀fù eh different things ojoojúmọ́ millions of dollars náà sáfà thousands of dollars ní hajji lójoojúmọ́ lórí pé kí nǹkan rọrùn kí nǹkan rọrùn wọ́n ṣe tréní kan báyìí láàrin mọ́kà sí mẹ́rin just two hours ní tẹ́tẹ́lẹ̀ ó lo àgbákò ọjọ́ lójú ọ̀nà ní ìsinmi two hours ní ó ń sá àgbákò orí mọ́kà sí mẹ́rin náà different projects lójoojúmọ́ kí nìkan tó ń fa àwọn olórí mọ̀ opposition bẹ́ẹ̀ni àìbẹ̀ ọ̀kọ́ torí àwọn àfáàdá ń kẹ́ lójoojúmọ́ sáàdù wọn dákẹ́ wọ́n yẹ́ ọ̀pọ̀sọ̀ o wọ́n ń gbó lórí o tó bá dé kọ́nà lójú sí títẹ̀ ló mọ́sàn kìí Salman yẹn ó mọ̀ gbogbo ẹni wọ́n gbé ọ àmọ́ bí o lè lọ sórí newspaper kí ní òkí jẹ́ kí ìlú lálàáfíà ìlú èkí fararọ́ kí ní ètò wọ́n ní iṣẹ́ rí àwọn olórí di a level of respect tagbọ̀ fún wọn ẹwọ sí ìdíjò ṣẹlẹ̀ ní time answers nígbàtí ṣe gọ́ọ̀nà ṣe ìọ̀gùn ni àbí ọ̀ṣùgbọ́n ti gbàgbé kan méjì ó wọ́n àdírẹ́sì àwọn youth ó ní láti jáde wá wá bá àwọn youth wọ́n wípé no there should be a level of respect for àwọn olórí wallahi kí ni ẹ̀ natural dẹ̀ a level of respect ah àwọn olórí wa ní o ah kódà kójọ olórí àdúgbò wákàn ní kí ní ẹnu mẹ́rin ah àwọn olórí ni ó mọ́ ó ti báyìí àbí bó ṣe kó wà ní ẹ̀ àmọ́ wọ́n ti democracy yọ kí ní ẹ̀dà fáwọn èèyàn kí nìdí ìlú yóò ní tó ẹwọ́ gbogbo democracy ìwọ́n ló tó mẹ́ mọ́ ìlú democracy ẹ̀kọ́ tó tó mú wá ó lè rí ẹni wọn bá ń sọ̀rọ̀ ẹnikọ́ àwọn èèyàn pariwo ó ní ìwọ́n tí ẹ̀yíwọ́ sọ́pọ̀ kí mọ́ sọ̀rọ̀ ní ṣe tí bàbá ẹ̀bá sọ̀rọ̀ lé ṣe mọ́ sí mọ́ sí kí ní ẹ̀ wà láì ó fèsì fún gọ́ọ̀nà ó fún lé sí oníkíní gọ́ọ̀nà ni ah, ẹmú wá wọ́n dẹ̀ sáré dìfẹ́dẹ̀ àṣàrábìnkù àwọn ẹranko yókù wọ́n yẹ sáré dìfẹ́dẹ̀ nígbàtí bàbá Buhari sọ gbà kò sí respect pẹ̀lú rárá gbogbo kọ́mẹ́dì ayé náà fi president wá sí ìjú ogára Saudi kó fi president ti ẹ̀sẹ̀ kọ́mẹ́dì eh, eh? ogára Kuwait kó fi oló ọba wọn kó fi ṣe kọ́mẹ́dì kó fi ṣe skit ogára Oman ara UAE kídẹ̀mẹ̀ UAE so ráwọn olú yẹn kọ́ kò sí báwọn ní òṣèlú develop àkọ́kọ́ ni pé àwọn olómi yóò fẹ́ràn àwọn aráàlú èyí tó bá respect is reciprocal èyí tó respect àwọn olórí ah, olórí ló lẹ́gẹ̀ ká ah, àwọn èyí olóòjò dá fún ah, ẹ̀pọ̀mílé ẹ̀kàmíkún àpọ̀jù olórí yóò lẹ́kì ó nà naturally àmọ́ olórí tó ìpé tí má débì wọ́n ti ra pí ọta bá jùjọ kí wọ́n fẹ́ mú wọ́n fẹ́ lẹ́ẹ̀dẹ̀ ìgbàtàwà dàgbà bá ṣe dàgbà ní pé president àbí governor tó bá ti dàgbà yóò ní ìtẹ́fìmọ̀ pé yes mo lẹ́kà àwọn yúti yẹn àwọn yúti ti takúrí sí àwọn yúti ti yárí wọ́n láwọn ògbà mẹ́ ọ̀dẹ̀ ó ti wádá láti sí nígbàtà àwọn yúti ti yárí láti 2000 kìnnìkan tó ti wádá dì sí àbí orí tí ò pé dáadáa kí ní oúnjẹ kí lù mọ̀ bàjẹ́ sí ni ní ìsinmi àyíkọ́ àwọn opposition party ruling party náà mọ̀ lé two years báyìí wọ́n ti bẹ̀rẹ̀ campaign wọ́n ó ṣe campaign fún di two years báyìí abẹ́lẹ̀ gbogbo àtàmà náwó fún àtàgbé billions fún àtàgbé millions fún àtàkù mọ́tò 5 million fún àtàkù kìníkan fún àtàrà private jet fún wọ́n ti gbọ́dọ̀ mọ́ rákàlì fún gbogbo wọn àwọn owó yẹn ló yẹ kí wọ́n fi tọ́jú àwọn aráàlú àmọ́ àwọn aráàlú ò ní làákàyè làákàyè kú fún àwọn aráàlú mi kọ́lọ̀kú sàánú wa ni àwọn èèyàn tí ìmọ̀ bí tí bàtà ti ń tara lẹ́sẹ̀ àwọn jí pé àwọn yí sákù àwọn olúmi develop lọ àwọn tàti gbá wọ́n yà develop lọ àwọn wà lójúkà àwọn yí lójúkà ayí lójúkà ní ìsìnkú bàbá Buhari bàbá tí lójúkà sí ma gba ìpè burúkú ní gbogbo báyìí ìpè yóò dáa bẹ́ẹ̀ lẹ́nu àwọn àfáà náà ṣe bá sọ wí èmi sọ mẹ́kẹ́ méjì kò sí mẹ́rin lẹ́gbà ìtàlú gbá ìwọ ìwọ ló fọ́wọ́n ní àwọn democracy tí wọ́n ní pé sístẹ̀mù ìtúzi olórí ẹ sístẹ̀mù tó rọ́ jùlọ yẹn kí ni sístẹ̀mù yẹn sístẹ̀mù yẹn ni wípé àwọn èèyàn ni wọ́n túzi olórí fún àwọn rárá nínú ẹ̀sìn àwọn onílàáká ilẹ̀ mọ́ túzi olórí fáwọn èèyàn nínú democracy vóòtì àgbàfà ẹ̀sìn àgbàfà ìka kan tó bá tẹ̀ àti ìka tí ò nílà káìkẹ́kẹ́ ìyẹn tí ní ọmùtí yíò wà bóòtù àwọn ní bóòtù ọmùtí àti bóòtù àfà tó nílà akáyì tó kéwú tó mọ̀ tí ń ṣe tó mọ̀ kí àwọn mọ̀kọ́ sílù ṣẹ̀ríà ní o bá sí lé sẹ́lẹ̀ léyẹ o vóòtù àwọn méjì dédé ní wọ́n nínú democracy nínú Islam fún ìjú dédé bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn méjì ṣe dédé opinion àwọn méjì kí ṣe dédé ẹwà mọ̀ majority for democracy o majority carries the vote so pé Nigeria lè dá gbogbo orú tó bá ti lọ democracy kí ni majority wọ́n mọ́ sọ́rọ̀ kan wọ́n ni many are mad you are naked ọ̀wọ̀n ní tàwà ìwọ̀n kọ́lọ̀kọ́lọ̀ yẹ ti yà wùlẹ̀ díẹ̀ lókè wọ́n wọ́n wọ́n tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ ọwọ́ ta sẹ́yìn èyẹ ní reality àwọn ọ̀rọ̀ Spiderman ó fẹ́ lọ sí Amẹ́ríkà ní tí ó mọ̀ sọ ní àgbàlagbà nípa ilé níwà lọ dìbò òní ọ̀nà tẹ́ka ẹwà wọn sàbábì lè àwọn sàbábì tó pé ní támọ̀ tí wọ́n nẹ́ra bẹ́ẹ̀ ti yahoo yahoo ọtí kágbóbìnrin àwọn ọlọ́pọ̀ tilẹ̀ sí ìsàntakọ̀ fi nàìjíríà náà ni ẹ́ sẹ̀bánà ni wọ́n lọ vote sáà ní wọ́n make you good suggestion àmọ́ ní ẹ̀sìn gẹ́gẹ́ bọ́ sí ní àwọn olórí nítàmọ̀ sàábà àwọn tán yẹ lórí àwọn ọjọ́ márùn-ún nígbàtí abubakar lọ tán Umar bin al-Khattab Uthman bin Affan abdurrahman Ali bin Abi Talib abdurrahman bin ah, Auf ẹ́ tálókù sí ẹ̀ tọ́lá hábínú bèèdì láwá mẹ́rin àbí márùn-ún ẹ̀ àwọn ni wọ́n wọ́n choose sáwọn sọ̀hábà yóò kù kí bá àwọn sọ̀hábà gẹ́lú mẹ́kọ́ mọ́ wákàá mọ́ choose àwọn náà jọ pé wá tààlà lè mú gẹ́gẹ́ bí olórí fún àwọn èèyàn àwọn ni wọ́n nílà àká ìlú bí wọ́n pé àwọn àgbàlagbà tẹ́já àwọn àfá káàmọ̀ pé wọ́n yí sáwọn àfá wèrè o àfá tí kí orí wọ́n pé tọmọ bá wòyẹ́ sódódó ọrọ̀ tí wọ́n jẹ́ tọ́jọ́ nà sí yà àánà òkèjò nínú àwọn èèyàn tó wà ní òkè ọkùnrin yìí tẹ̀ ẹjẹ́ ká mọ̀ òun nímọ̀ díẹ̀ olùwọ́mọ̀ tí ó pọ́ púpọ̀ bọ̀t ilé tí nímọ̀ díẹ̀ yóò tún lè wọ́n lọ́bàá díẹ̀ ó dẹ̀ tó lágbára adẹ̀rí pé rẹ̀ ó wà òkè àwọn ànáṣà àgbẹ̀tọ́ ẹ̀yẹ yẹ́ O látẹ̀mí lọ olórin yìí ó ti tẹ́ oníkálùkù ń lọ́nu kéde àwọn ìbùkọ́sẹ̀ bá fọwọ́lẹ̀ fáwọn òpònú ìlú ọbàjẹ́ sẹ́lù tí ọbàjẹ́ báyìí ìlú ọbàjẹ́ bí ni gbogbo wà níbi ìmọ̀ lú àwọn òfin àgbélẹ̀rọ kama pé òfin Ọlọ́run Ọba àtòfin anegba Muhammad sallallahu alaihi wasallam ìtòrò Ọlọ́run Ọba ló nímọ̀ nípa gbogbo nǹkan òun ló dá wa òun ló mọ̀ wá òun ló mọ̀ bá ṣe rí fi wa àwọn èbó mọ̀ wá àwọn na gẹ̀ẹ́dá láwọn náà Ọlọ́run ló dá a ó wà fòfin Ọlọ́run wa lé wa tẹ̀lé òfin èbó tán dá wọn na tán bá mọ̀ páwọn ọmọ àwọn padà bí àwọn ọmọ kan tí wọn ò ní mọ̀ ẹ̀tọ̀ láàrin ọkùnrin àti obìnrin mọ́ à wọ́n mọ̀ páwọn ti sí òfú wọn ní búwọn nílẹ̀ bí wọ́n Saudi tẹ́tí lófin ẹ̀sìn bẹ̀ àwọn tán bá ní Islam lọ ma Saudi bẹ́ẹ̀ni ìyàn tó Islam yóò fẹ́rẹ̀ Saudi ó wà mọ́ wá flaws wọn ẹwọ́n ṣe mistake yìí sáà ní ka the fact kò ní ka mistake ìlú

àmọ́ the fact àmọ́mọ̀ ìwọ̀n aláìmúrí ní wọ́n the fact pẹ̀lú ẹnkọ́ ìlú tó sì announce táwọn tá sí wọ́n sì gbé ọsùgbú àwọn US ẹmà ọdún plant one plant lórí pé Saudi wọ́n announce bọ́ wọ́n kọsí ọmọ ìpé in táwọn lò kitab wa sunnah wọ́n kọ síbẹ̀ gbagada gbagada báyìí ní tàwọn alhamdulillah àwọn olúmílẹ̀ tí adopted àwọn tó wà láyọ̀ lọ àwọn olúmílẹ̀ tí adopted inshallah ipe bí to an extent láwọn olúrẹ̀ fi ń lálàáfíà lẹ́gbẹ̀ta àwọn olúrẹ̀ tẹbára àwọn gulf countries wọ́n ti lálàáfíà tẹbára e, àwọn olúrẹ̀ táwọn ti adopte àwọn ti lálàáfíà because oníkàdùkò lọ sí ní ẹ̀dọ̀ kò sí pàmbó olórí mọ́ bọ́ sí mọ́sílásíkò mọ́ sí lọ́wọ́ ní olórí lọ́wọ́ kí wọn kí wọn mọ́sílásíkò gbàwẹ̀ wọ́n mẹ́sìn kó lọ́mọ̀ yọ zaka ṣe gbogbo ẹ̀yìn tọ́rọ̀ ni ó ṣe ṣe ìntánẹ̀bì ni ó ṣe ṣe yẹ́ jòkó tí olórí mọ́ tabawa kamadá pẹ̀lú kamadá kọmọ̀sọ́lẹ̀ àwọn olórí ẹni but alhamdulillah pé ẹbọ̀ náà ti mọ̀ reality àwọn difficulties are go through ẹ̀dẹ̀ sí mọ̀rí ti more difficulties inshallah Then yóò mọ̀ lè sí ni ó ń jẹ́ ká mọ̀ pé àsáwọn olórí dẹ́kọ́ àsáwà gẹni ẹ̀rọ tàbí gbà tí pé wọ́n ẹ̀ mo mọ́ sọ kí ni ẹ̀ mọ́ wà níbi bóbá sí bí i adẹ̀ tó báyìí ya ọmọ ya kan láwọn ẹ̀yẹ tàbí gbọ́kàdà síbẹ̀ àwọn gáìsì kẹ́dẹ̀ tó síwájú báyìí pẹ̀lú ọ̀kadà bí mẹ́rin wọ́n lè dì wọ́n dẹ̀ ń ra epo wọ́n dẹ̀ yọ táǹkì epo lódìdí wọ́n sì gbémìsì wọ́n fẹ́ lọ tó 30 màtí ọba yìí ayẹ́dẹ̀ pàwó ha látàkọ̀ kí lágídí kọ́ ẹ̀ṣẹ́ ìfúwó ẹ̀kídẹ̀ òyìnká ẹwà tí olórin lè yíò àmì tàbá ti rí any missed any chance báyìí a sàrí máa exploit ara wa àdìsàrí ah, ah, mẹ́kẹ̀ẹ́ níjọ́ yẹn ó lẹ́nìkan tó pé òkè olóòwò ya mẹ́ nífà kí yẹn mọ̀ dáadáa ó dẹ̀ ni pé à ìgbàtẹ́pọ̀ wọ́n ẹni pa òun lọ gbóra ẹgbẹ́ ah ìwọ́n tí mo mọ̀ ìtẹ́lẹ̀ kàkẹ́kẹ́ gbé mú dání bó ṣe rí ní ẹ̀wọ̀ ní èsìn e, ó ti gbogbo ẹ̀tìlọ̀ ìlàyà rí ojú ti wálẹ̀ ó ti náwọn kẹta bó ti lẹ́pẹ́ òun ló sì jòkó sábẹ́ tẹ́kan àwọn gọ́ọ̀nà kí àwọn kírímìnà ah, a sì ń kírímìnàláìsì àwọn ìrìn ẹ jẹ́ káwà wọ́ òkè káwà padà sílà káìwà káwà bá dúpẹ́ ìmájì káwọn sàbábà dúgbò káàkì mọ́sálásí náwà ìyọ́ lọ́bà náwà nígbà tó jókòó tí mẹ́sìn bá sí ní mẹ́sìn àwọn apply rẹ̀ a ń gbìyànjú díẹ̀ díẹ̀ ẹ bá wùdó ṣe save bá wùdó ṣe a mọ́ rí pé ìlú ìṣẹ́bò ìlú insecurity àwọn aráàlú gbẹ̀ náà sọ̀bẹ̀tì fún fi ọlọ́run bá àwọn ará àdúgbò yẹn wọ́n sọ bípa òfin ọlọ́run ní òun làwọ́ mọ́dún wọ́n dìbí ẹ̀sì lálàáfíà abẹ́ ẹ̀gbọ́yé bó sì rí ní ẹ̀ ẹjí ká change ká padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala adẹ̀bà ọlọ́ọ̀bá ní ìpé ọlọ́ọ̀bá ó sànù wa dáadáa adùbí inṣáàlá ahadara sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu